فيه التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل وصيته للآخرين وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال سبحانه وتسامع ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام نوع الله سبحانه وتعالى أسباب الشهادة وقد ضمن الخير وضمن الأمن للشهداء قال سبحانه وتسامع من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أمة الإسلام لقد أخبرنا رسول الله صلى الله عليه وسلم أن أنواع الشهادة كثيرة وبدأ يبين لنا نوعا تلو النوع ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم أخبرنا أن المبتون شهيد والمتعون شهيد وصاحب الهدم شهيد وصاحب الحريك شهيد وكذلك المرأة تموت بجمع فهي شهيدة أما اليوم سننتقل إلى نوع آخر من أنواع الشهادة جاء دليل هذا من الحديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه وجاء من حديث سعيد بن زيد رضي الله تعالى عنهم أجمعين فقال فبدل توسوى المسلمين أن عليكم كلا تجاري فان النبي صلى الله عليه وسلم أن يبرد أن أطبع ما جاك مقوى الله بان سالكون كان النبي بان سالكون لاري أتيا ورلا النبي وأتيا الصحابة لك kí àwọn náà pẹ̀lọ́mọ̀ tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallama ní gbogbo alkiyama ẹ̀yìn ramẹ́sìn mo ń fi àṣírán létí bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ òṣírán létí bẹ̀rù rẹ̀ a ní takùnlọ ẹjẹ́ akọni ọlọ́run asọ́tọ́lẹ̀ tó bá rí dàsọ fún àkọlọ sáájú wa náà lélẹ̀ o náà ní fi ń bá wa náà sọ́rọ̀ àwọn bẹ̀ nínú àdàní kàṣí rẹ̀ ní rójú rẹ̀ mẹ́ lálìkì àmà kọmọ̀ jẹ́ àjì mẹ́rù látàyé jẹmọ́ àyíká ń bábọ̀ òun náà ni ìkẹ́ tó bá dẹ́dà kó sínú ìsìláàmù ìfún wa tọ́pọ̀lọpọ̀ wá ń fi àìfẹ́ gbọ́lọ̀ yé nítorí pé excuse ọ̀fẹ́ ẹ̀sìn mọ́ báyìí àìfẹ́ fi ń tì tó sì jẹ́ pé nǹkan yìí gbogbo bọ̀rọ̀ ọba fi ń bá wa lò òun náà ni kí èyí òkú kọ́lọ̀ ń sì jẹ́ rẹ̀ wípé inú òkè ẹ̀hún ní ń bọ̀ jọmọ́ ń gbàgbà tí màpáàkù in tó yẹ kọ́ jẹ́ góngó lórí ẹ̀mí wa òun náà ni pé bóò ni ó sì jẹ́ orí ìyọnu ọlọ́n ṣàhádà yìí àwọn tọ́lọ̀ ọba adàbá fún ti kú oríire kò ní jìnà sí àdúgbò àwọn annabi tó ọjọ́ gbẹ̀rẹ̀kíyàmá anúbí wasallallahu alaihi wasallama wà ń jóyíwa wípé ọpọlọpọ. mo ti bá yí sọ̀rọ̀ ẹ̀yin sọ̀hábà yìí tẹ́ ẹgbọ́ ìrìnà ni pé ẹ̀tí bá ti pé àwọn tọ́lọ̀ ọba tó fẹ́ fún ní gífì nínú àwọn ọmọlẹ́yìn mi mú ó kéré nù àníbì wá ń káwọn fún wa níkan sí kejì àti ka màtòrúnà ẹni ọba kú sínú ikú ọ̀wọ̀ọ̀wọ̀ àjàkálẹ̀ àrùn màbùtúnà àti sọ gbogbo tó bá ti ní bá ṣe pẹ̀lú inú ẹmbá ti gbàbẹ̀ lọ pẹ̀lú mẹ́jẹ̀mù kọ́ mẹ́jà tọ́ fà rẹ̀ o lọ́nà òdì asàlàyé rẹ̀ sọ ìbùlẹ̀ hajjini ẹni nǹkan bá wọ́lù àbò náà lọ́rọ̀ lù nǹkan màálù kan pa pa ilé yẹ̀lé lórí ọkọ̀ lọ́gbà lọ́rúwà lọ́gbà asàlàyé rẹ̀ sọ ìbùlẹ̀ harik ẹni tó wípé iná ọlọ́run bá fi aligọ́ríkù ẹni omi gbé lọ omi bá mú gbé lọ bọ́yọ́ já kànga in tó sẹ́sí dáwà bí ikú rẹ̀ omi ni omi ló mú kú irú ẹni o náà ní ṣàhádà ní ìjẹjọ́ asọ̀rọ̀ nípa obìnrin tí ó bá kú tó máa ń bẹ́nu rẹ̀ asàlàyé àbí obìnrin tó bá kú tí ò tí parí ẹ̀jẹ̀ obi kọ́dà ìwọ tí ń bẹ́ndòdó ọmọ rẹ̀ tèè tí ìjà asọ̀rún parẹ̀ abóbìnrin tó bá kú lọ́lọ́mọge tí bà lé sí wà lára rẹ̀ tó jẹ́ mùsùlùmá ṣàhídà alimakutulu dúnà ماله والمقتول دون دينه والمقتول دون دمه والمقتول دون أهله حديث وجود وافي قبو أقوى جاء في الصحيح إذا مسلم الحديث أبي هريرة رضي الله تعالى أرضاه أبو ربا دي سيري ولا تدو ó ń ṣe ọlọ́m ìmáàmù wa muslim nínú mọ̀fọ̀dáti wọn lọ́wà wọ́n má dìí fi jáde nínú sọ́yí wọn ó ní jẹ́ àrọ́dínà sàrásálàm àǹkẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ sàrásálàm dọ́kan lọ́kùnrin gabadé أرأيت إن جاءني رجل يريد أخذ مالي كم كنسي ìrí ànábì tẹ́lì kan bá ti ẹ̀wà bá mi ìgò lọ́yọ sí mi ọ̀bẹ lọ́yọ sí mi kùmọ̀ lọ́yọ sí mi yuridu akhza mali ọfẹ́ gba owó mi lọ́nà àbòsí ọya gbẹ̀ntí bẹ̀lọ́wẹ̀ mali kọ́ ti kọ́ nìyẹn kò fi fún ìyẹn lè lọ́pọ̀ yọsímù hmm. yọsímù kí o sì máa wò náà bẹ ṣé kí máa yọsímù náà kí máa fi fóònù lé lọ kí ló gúrọ́ bẹ góòdì ní bẹ́ẹ̀ wọ́n fi rán mísẹ́ láti gbé báàgì yẹn rẹ̀ máa lọ bí mo sí wọ́n mo pàkọ́ rẹ̀ lọ kí rẹ̀ bá sẹ̀rẹ̀ sí màá nábì kìrìkì ń se ọgbọ́dọ̀ fún jàmáà ọ̀rọ̀ ẹ̀sìn wa làmsálà yìí nítorí pé àwọn kú iná wọnú ara wọn ni jàmáà lótìtọ́ orí ma ń sẹ́kù tí ó bá ti ìsádànwò a mọ̀ sọ pé kọ̀yẹ kó sí báyìí ọ̀yẹ́ òsì báyìí kè sádànwò ni lóòtọ́ ẹ̀sí tí wọ́n pìtì àwọ́ alẹ̀ ṣùgbọ́n bóòlẹ̀ sí se wà lẹ́ni wa sádànwò bá dé àṣírí òtù

kọtílùhù ìwọ náà bàjá kọ́rọ̀ ya Rasulullah ara àìta in kọtálà ni ìwọ ló ní mọ́fún ní tó ní mọ́wáì kó tún mójú ìjàwà náà kí n fèsì ẹ̀ bó bá pàmí ńkọ́ kọtán ó sẹ́rọ nífà anta shahidun fa anta fil janna kíyàn wákàtí àdánwò gbogbo aláàmà sọpọ́lọ mẹ́jẹ̀ àrí ṣùgbọ́n tó bá dé ẹ̀sì ti pìpí ọ̀n kálukú wálẹ̀ ó ní òun ó ti dọ́mà àrìjẹ̀m náà tí wọ́n ti pẹ́lé ọkùnrin ọ̀dálé wọ́n ní

جاء في السنن عند أبي داود وفي سنن النسائي باسناد حسن من حديث سعيد بن زيد رضي الله تعالى عنهما وأرضاهما قلنا نكاك بردك صلى الله عليه وسلم قلت الله واني ما كان كان كفوين ẹni ọba gbàbẹ̀bọ̀ alíkì àmà okù rẹ̀ o àkọ̀kọ̀tánà bí ó wì ó ń sọ ọlọ́ni mankutila dúnà dínìhì ẹni tó bá jẹ́ pé torí ẹ̀sìn yẹn ipá torí ẹ̀sìn rẹ̀ ní a fi pa fàhúwà ṣẹ̀hìdún ó ń tàn ọ̀tàrí ọwà bá afára lè buhari awùlà wá ń sílú ẹ̀ o nínú kọ́ padà ẹkùn ó gbolè ọgbọ̀lẹ̀ lọmọ sí wá sí rẹ̀ mẹ́ ṣùgbọ́n pé ó dùn ní fíléjì lọ́rọ̀ wá ń bí afá ọlọ àfikọ́ dáadé afá bámíà ọlọ́run ní páyàn ìjọ tí tán ọba sí ti dèyàn lékú ní tọ́lọ̀n fẹ́ mọ́ bá ń jà níbi àlàyé náà mọ́ sí ọgbọ̀n wọ́n sì lọ ka mọ́kọ́rọ̀ ní abáyìn lọ́rùn pa àdìyàn fún ní nǹkan jẹ gbogbo ọ̀nà wọ́n sáwà bí sì kúnlẹ̀ ó ń sí ọlọ́nà ní fàhúwà ṣẹ̀rí dùn ó ń tàn ó kúkú pọ́lọ̀ ti jẹ́rí ẹ̀ pé ti ń kèé ṣe gbàmí lójú ń gbà ọ̀lẹ́rùn ìní tí ó máa dì mara o jọmọ́ ẹ̀ ti ẹ̀dùn náà kí o máa dì nǹkan mara kí kó sì gbára lé wọ́n sì bí pé ṣé lè dá ikú ààrin wàhálà ló lè mú kú lè mú kú ah kí ni à ń fi ápùsì kí ni àwọn mẹ́ ìgbé òṣùpá tó fẹ́ mẹ́lò mi ẹwọ́ because bàbá mi sọ fún mi kí wọ́n tó kú tọ́wà jẹ́lẹ̀ yóò báyìí ó lè gbé láìsògbó yóò tó mẹ́rọ rúnmù nǹkan ẹ̀dù àwọn àfáà tí a ń sọ tí a ń sọ́nà sáàbá délé wọn èṣù fẹ́ múyàn

òǹsì náà ni òpó àkọ́kọ́ tàbá ti fèèlì ń bẹ ìyókù wọn ò ní fíìlì fọ́ọ̀mù rẹ̀ fúnyà ní kí o kìrìsìtà ò yídù fún ẹ̀ṣàṣẹ́ ìsì ní ṣe o tọ́rẹ tí ń kí fún kakọ̀ ma èèyàn kún torí ẹ̀sìn rẹ̀ fọwọ́ ṣe yìí tẹ́ẹ̀bá wà wùjọ lónìí yẹ̀yẹ̀ láwọn èèyàn ó fi sin lọ sọ́rùn àrẹ̀ta máa wírí hmm? sọ́nà ń kọ́ lẹ́sì àfáà sí kù fún ọmọ kù fún yàwó ẹsà ń ní yàwó méjì rò ní ẹbá ń wo tí ọba tí ìbímọ pọ̀ yóò lè máa jẹ́ ẹ̀kọ́ mọ́dànwò ma fẹ́lùmí sáwọn tí wọ́n wá pọ̀ pa kalẹ̀ mọ̀ pé tọ́lọ ní lọ́dọ̀ wa gangan nù ó ṣe rọ́ni dọ́ṣíkà lọ́rọ̀ ila rajulayn ẹ̀wẹ̀ mọ́ ọlọ́ni ọlọ́run ọba rẹ́rìn lórí àlàmọ́rí èèyàn méjì kan qatala ahaduhuma al-akhar ìkan lọ́kọ́kọ́ pa ìkejì wa dakhala al-janna na méjì bá tó para pàdé lárí janna òun ni mùsùlùmí àti kèfèrí wọ́n pàdé lógun kèfèrí wá pa mùsùlùmí lógo mùsùlùmí kúkú ṣẹ̀yìdí ó ti lọ́dọ̀ balẹ́dà nígbò ó sì sàá kèfèrí ń bọ́ lógo kò kú ọlọ́mbá sàánú rẹ̀ nìdáyà bá dé lọ́bá bá sàlámù ó wá sí sàlámù dáadáa ó náà wá parẹ́ sí ibi ìyọnú ọlọ́run wọ́n wá jọ pàdé papọ̀ làlíjẹ̀ náà wọ́n sì ẹ ń bá kú òṣèṣẹ́ ìjọ́ ti wa man kutila dúnà dámìhì ẹn tí ń bá pa nítorí pé ọ ń sọ ẹ̀jì ara rẹ̀ kún bàtálẹ̀ fọwọ́ ṣehìdì òṣèlọ́ ni ó ń tọ̀ náà ti kúkú rí lọ́dọ̀ bàdẹ́dà wa man kutila dúnà máàlìhì ọwá padà sí àdífẹ́ ti àbí rẹ̀rọ ẹni tí a bá ti pa torí pé ń dáàbò bo dúkìá rẹ̀ ọkọ̀ ni a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ jàmá ẹ má jẹ́ kí a máa sáré dá sí àwọn nǹkan kan tẹ́sìn bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ a gbọ́dọ̀ gbáwájú ọlọ́mà kí ni àbùzínàbù dánwó yìí ṣẹ́mì wọn ọjọ́ fọ̀lọ́ ni ah bára bí sí tó fún akọ́wọ̀n sallallahu alaihi wasallam torí àmbọ̀bí àwọn kàtí ó kíyà rẹ̀ nìsìn dúkìá rẹ̀ iní dáàbòbò tí wọ́n fi pa huwa shahidun wa man qutila duna ahlihi ẹ̀sí bá ń dáàbòbò ìyàwó ọmọ bàbá rẹ̀ ìyá rẹ̀ tí wọ́n fi wá pa ó ń sí ọlọ́ni fàwọ́wà ṣẹ̀rí ìdọ́ àápọ̀ àìjẹ̀bẹ́ àmọ̀ mọ́ ma rẹ̀ ìlọ ìwọ́n mú lọ ẹwà ní bá wọn lagidi ọba tàbà mọ́nà tàṣẹ̀rí ìdánì àbíyàwó náà ni mata shahidan àìbàbà ni àbíyà ni mata shahidan irú ẹni bẹ́ẹ̀ ó kú síbi pọ́bà dẹ́dà yóò sọ̀rọ̀ rẹ̀ rọrùn káàbá wọ kú yìí kò síbi tí máa ṣẹlẹ̀ ẹni tí a ti ràn pé kọwà náà kí ọlọ́ ilẹ̀ àwọn aláìmọ̀kọ́ máa bú tàbọ́ wá wo ìlú wa àwámà pé tí ń ṣẹlẹ̀ gbogbo gbà ní kápáwọn ìlú mi kí o tó ṣẹlẹ̀ yóò lè díẹ̀ fún ètò ààbò gbòsí lọ́dọ̀ wá ń bí tọ́jẹ́ wípé ìjọ tí èyàn bá rí wàhálà ni ọmọ wípé ọlọ́pàá náà ṣàdúrà kóhùn òkú nù aṣọ torí ọlọ́pàá tí a ń yàwó agbólé tí a ń kásọ lórí wáyà tí a fi ń change uniform yọ mọ́ pé ah wà láàájú wà láàlọ́ ẹni tó bá jẹ́ pé ẹbí ìkẹ̀kẹ̀lẹ̀ tí fẹ́ndì ọwà àgbà ẹlẹ́gẹ́ sí àwọn ìpín sọ́lọ́n ti fún ìwá wípé wípé nkankan bẹnu rẹ̀ tánkpé ní alẹ́ ìkẹrọ ìjẹni ń pa gbogbo nǹkan tààkàlẹ̀ ìjẹni ń pó tàbí rẹ̀ jáde ìjẹni ń pa yìí àwọn afọ́ àwọn akùnrin méjì a ní alẹ́ ìkẹrọ alìmúlìjíì wálé ìkẹrọ ghayru alìmúlìjíì àkọ́kọ́ alìkẹrọ òun ni يثقل فيه المكره إرادته وقدرته على الاختيار إن تمامو يليرونو tàbí tí mọ́mú èèyàn lè lo agbára tọ́lọmbá fún èèyàn ò ní rí méjèèjì máa èèyàn ò ní option alìkírọ́wà lè múlìjì òun ni kí wọ́n gbébà sí yẹn létí wọ́n wá tún ìyẹ̀wó pẹ̀wò kèése tọ́ ìkèése kéo wọ́n tún yìí òkè báyìí wọ́n yìí bí méjì wọ́n tún yọ wọ́n tún fi ọta hàn ọya bóò sí wọn ma jókúra nà àìjẹ́bẹ̀ àwọn fòrí ẹ̀ أو بتهديد بقطع عدم أعضائي wo yóò ti rí ìdànlánù ọwọ́ rẹ̀ méjèèjì báyìí àwọn ògìdànù kéèyàn sí rí pàà tí ń sọ̀rọ̀ yìí méjìlá ní agédégédé méjìlá bí wọ́n mú nǹkankan lọ agbára àwọn ọ̀kẹ́ ẹnìkan náà wọn bí ẹ̀ṣẹ̀ṣẹ́ agotó no option o ló kọ alìkírọ́wò alìmúlìjì jẹmáà ìkírọ́wò ní máa di múlìjì tó bá jẹ́ wípé èèyàn nǹkan méjì ti sọnù tí nǹkan méjì ọ̀bá yìí sọnù kìí ṣe múlìjì èèyàn ní choice man ẹlẹ́ẹ̀kejì èèyàn sì lágbára tí èèyàn fi lè kojú alámàríàn nǹkan wa má dà lọ wọ́n wá bá ẹni tó ti 40 àwọn mẹ́fà tí àwọn amádà lọ ẹni tó dàgbà jù nú wọn ìlọmọdún méje ọgbọ́n kí máa fẹ́ sí gbogbo kádà bóòdì èyàn méje lórí èmì nìkan náà tó wà ti dàbáhùn kò nídìí kọ kó fèsì ilé kó fèsì ilé ìmá kọ́sà mọ́kànnà wọn kọ́ mọ̀ fi ní àwọn yòókù agbára rẹ̀ gbé kúdúrọ̀ wà fún bákan náà ìpíkejì òun ni alìkìrọ́wù gọ́rù méjì wọ́n pààyàn láti ẹ̀pẹ́ kó se tí ọ̀dá ni ó sì lọ́pṣán náà ni ayò haddada al-muqra bí máa la yasiru ila darajatil ikhtilaf in tí ń fi halẹ̀ mẹ́yàn kò múlé ayéyàn kú èyàn bí mẹ́jọ tàbí ọ̀pẹ́rẹ́tì bọ́sínú storm bí ọ̀fẹ́ bọ́ ó sì gbé wọ́n gẹ́ kílò pẹ́ olèbọ́bẹ̀ wọ́n sílẹ̀ kọ̀mẹ̀ wọn sọpá wọn láwọn ó gìládà wọn láwọn ó ṣàrọ́yọ pé wo tọ́ bẹ́ ṣe dáàrán ìbí ìlọ́wà tí ìdọ̀túnlá òun lò lágbára sí ti àkọ́kọ́ ẹwà máa wè mà tí wà bẹ nínú ẹ̀sìn wa bí nǹkan ìṣe lọ́dọ̀ ọba dẹ́dà àìlágbọ̀yé lè jẹ́ yìí tó sọ ọ́nà kí ni tó àìlágbọ̀yé fún òní kéyàn gbá ẹsẹ̀ àfi ti ń sọ wípé mọ́ rúra o jẹ́bi násìlám sọ fún ọkùnrin tẹ̀ tí gba dúkìá ẹnìkan mo le bájà tó ẹgbọ́n tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún padà fọ́lá tuntun àwọn mímọ̀ wá ní ẹni tí a bá wá fẹ́ kojú ìjà sí padà yìí àṣọ ìlú ẹn tó gbé ojú àjẹwá tọ́fẹ́sìn léṣe láti gba dúkìá ẹni tánà bí sọ pé á di ṣẹ̀ìdù nítorí rẹ̀ in amkana an yandafi ìlú bila asahali fabila asahali yudafi'u

torí pé wọ́n fẹ́ káwọ̀ tánlẹ̀ tí ẹ́ bò sí ni wọ́n fẹ́ ká tán sálábòsì àkọ́kọ́ yẹ̀dì fáwọn bílìkàlà àwọn mímọ̀ wọ́n ní in tọ́kọ́kọ́ rọrùn ìbánisọ̀rọ̀ èyàn rí pé ẹni bí i ṣe pé ah, but ah, dúnà nígbàtọ̀ wá yọ̀ bá wá bá torí ma kó tí bẹ́lẹ̀ ìfẹ́wà sí mi nìkan mọ̀ bẹ́ oní gradétì lọ same ní èsì gradétì bí same ní ètì ìrìsẹ́ ẹ́ jókòó jẹ́ ń tí jò tọrọ wà lẹ́ò lè fẹ́ bẹ́ ọba sí jókòó lè máa tọ́ bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ náà wù mìíràn lè tí kọ́kọ́ bá ń tọ́ ọbẹ̀ wà náà kọ́ bá mẹ́kọ̀ fẹ́ ní àkàtí mo lè jẹ́ ń lé ah, lọ́wà ó sì jẹ́ fún mi ah, wà ní ti parí ó ní ó ni ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ sáré gbáró ń tọ̀ lẹ́sẹ̀ láyá ẹlẹ́ẹ̀kejì ìndìfáàrù ó lè ṣẹlẹ̀ bí dọ́rọ̀ kápẹ́ni tí agbára èèyàn ká láti lè mani kò sì fẹ́ gbọ́rọ̀ ìyẹn ti bá sọ̀rọ̀ kò gbọ́ ìyẹn sì lè dámú kíyàn jọ tẹ́sì ẹlẹ́ẹ̀kẹta lọ́sẹ̀sẹ̀ wà kan ìbá wà la ẹ̀mí lọ nítorí pé àwọn mímọ̀ wọ́n jú wa pé tí agbára ìbá wà báyìí lọ́nà tíyàn lè bá sọ̀rọ̀ tíyàn bá sọ̀rọ̀ lè nà ọ̀nà wá lọ gbé ń bí ẹlẹ́ẹ̀kẹta tó le jù jẹjọ́ ohun mbi àmbọ̀nù ẹsọ̀rú ilé ìbẹ̀mẹ́ gbogbo ẹ̀sáwọn yẹn káàkì wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ ṣe bí n ma gbọ́lẹ́nu ni wípé bẹ́ẹ̀dì ẹ bá dámì lóògùn ma fọ́ ma di

nǹkan àkọ́kọ́ gbogbo bí wọ́n bá ṣe jẹ èèyàn pátó àì máa sáré tán sínú ẹbọ nírìn tí máa múyàn pòlú ẹ̀sìn kọ wá jẹ́ pé ìntẹ́ èèyàn lè gbà kó lè yọ bẹ̀ ní kò ń wo tẹ́mì tẹ́mì ọgbọ̀rọ̀ gbé من حديث محمد ابن عمار ابن ياسر محمد تجوى مع عمار ابن ياسر عمار في الله قوى كترمو وني أخذوا المشركون ما كترمو هو النع هو النع هو نسوى من توجي أتيولي ولكن أن تسب محمد وتذكر آلهة ندخيه tọ́ ọba ti lè bú ànìyàbí tọ́ wá yí ò sáwá ẹbí ìta ìjẹ́jẹ́ àti náà àfi inú rí odùn ṣùgbọ́n nínẹ̀ nínà bí kó mi ara wa ní ọwà bú ànìyàbí kọ́dá kù sáwọn dáadáa bí ẹ́ tẹ́fílẹ̀ kò lè gbáyé lọ ọba gbẹ̀rẹ̀ oníyà annabi tó jù mẹ́kàn rán kìdì mọ́mí in jẹ́ sínú hátà níltù mínka ara ìnimi tí mo fi bú annabi wallahi ṣùgbọ́n bí lẹ́rẹ̀lẹ́rẹ̀ in tàbí ọ̀rọ̀ pẹ̀pẹ́ kayfa tajidu nafsaki ìwọ gangan lọ́lọ́rọ̀ yóò bó ló sí rẹ̀ ní ẹ̀rẹ́ àti ń tọ́sẹlẹ̀ àti ń tọ́fẹ́ wíjáde una mutma'innun bil iman tọ́lọ́wọ̀ kú rẹ̀mì mi kí n fi bọ́lọ́wọ́ ìnira ìpọ̀ nílé ìpọ̀ ní kí n fi bọ́m̀bẹ̀ ó ọlọ́ni ìnàádú fàúdì wọ́n ìbá àkùnmú ọlẹ́ẹ̀mẹ́ 1 million gbọ́nà sọ́ntọ́nsọ́n torí pé kò sínú ọkàn ló ti jáde ọ̀dá musulmi dúró lójú ọ̀nà rẹ̀ ààlẹ́ ní ẹ̀kẹta ń pa bí o muslim nìkan la ń pa o mo wo ìwọ́n tó ń fi fìlà abúwájú mo ti rí ẹ o àpáàrùn lè níwájú rẹ̀ ẹni tí ó mú odòríkodò ń ronú tó fẹ́ sí fún ó ní ẹjọ́ ìdánù sí kí n bú ọlọ́m ó tí bá sọ ọgá o tí kí n sàdé òfin pè ní sí ìsàmù ma ní ìkẹ́kẹ́ ìsíọ́ wọ́n èfìyàjíọ́ ó ti sọ gbẹ̀tọ̀ ó dá náà mo lè bú ọlọ́rùn gẹ̀rẹ̀ báyìí fún ìgbà ń tọrọ mo kàn wo bí mo lè fi àjí ọmọ jẹ́ sáàmà lọ àà tó ti tó ẹ̀ẹ́ irú wọn ti ń wínú jẹ́mọ́ situation ìkéése tí èyàn máa tọrọ fún ṣùgbọ́n àwọn èèyàn bẹ́ usage títẹ̀ lómi ìlejù bẹ́ẹ̀ lọ mo wò fún lẹ́sí ìpòkún fìsì lámọ̀ lẹ́wọ̀ tí làákáyè bá sì wà pẹ̀lú ẹ̀ yọ́ ma kírun bàbá àgbàmọ́dù láàrọ̀ bí ah, ọlọ́mbà ń gbàbọ́ wọn o Ah, ọlọ́mbàgbàbọ̀ wọn ara pé Islam wáyé kò yé wa tó ilá àfi máa mọ́ pàtàkì ikú àwọn mímọ̀ ìjọjúmọ́ ní ẹnkú lẹ́mì gbogbo ẹ ń bá mọ́lọ́n bàbá ń jáde wọ́n bí wọn lọ wọ́n wá rí àárọ̀ kan ọkàbáyì wọ́n wá ń tàbí táyà lérò pé lórí ní ń sọ wó sí báyìí ẹ ń bá máa kọjá ń bọ́ stop dáadáa

sórí ọlọ́gbẹ̀ òpè ọlọ́wọ̀ gan kíkíkí ọlọ́ ọkọ̀ tí ẹ̀sọ́ ọlọ́gbẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ wàlá bẹ́ẹ̀ sì ni òdodo nù tí òun kálukú bá ń wọlé ìpé kòkú tí ìṣẹ̀lẹ̀ ọlọ́ Èèwọ̀ ni ó, èèwọ̀ ó ní ó, ẹ̀fí ń kálukú lẹ̀ ẹ̀ẹ̀ torí pé ẹ̀yin lẹ̀yìn káànú rẹ̀ ẹ̀ẹ̀ máa nú òrìjínà tọ́lọ́wọ́ bá ń ká pẹ̀lú ẹ̀ o ní kẹ̀kẹ́ tí ń bí ọlọ́run ṣùgbọ́n bí mo fẹ́ gbọ́rọ̀ ti ẹgbà ojú lórí o tó kú kí ló yíwa nínú sísí ọlọ́run kí ló yíwa èyí tẹ́mì bí sọ́fà ìsáà tẹ́tí sí náà kákà pàdé mọ́sá sí ikú nǹkan lúwó kíra wọn kájọ́ kọrí ọ̀nà kájẹ̀ nǹkan kan ìtí nǹkan wádé bá ká dáadáa ìtí tí ọba tí ìdè ẹgbẹ́ sáà tán bá jẹ́ wà sí mi ìjọba tí a ṣe alẹ́jọ́kọta jẹ́ ìṣọ́ba wà bẹ́ kámọ́ pọ̀ mẹ́ tààbà tó wá ní láàánú ara wa èèyàn mélòó ní yarú bí ìwà kírùn ẹ wo mi ọlọ́wọ́ mọ́sá tí wọ́n ti máa dẹ́rùbà yẹn ìdẹ̀rùbà lọ́nà gbogbo lè in tí èso rí rẹ̀ tó fi ní kú ọwọ́ kúfùrù tó bá ti ẹ wá látẹ̀mí o ń tọ̀hún èèyàn dára o ẹ̀sì wà wébọ̀ ọlọ́ arára gba nǹkan náà jura lọ nítòótọ́ kọlọ mọ́ fara ní ẹnìkọ̀ọ̀kan wa a márùn ti ẹ̀nà tí sọ́ntọ́ sọ yìí wọ́n na Bìlálù jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìṣesí àdámọ́ ọlọ́n lélẹ́yìn wọ́n ègbèrè àjọ́ lélẹ́yìn bá a ṣe wáyé ẹlòmí ilé jà nínú wa kódà yọ́rọ̀ lọ́nà láti ní èèyàn márùn pọ̀ lẹ́ẹ̀kan náà nínú ẹ̀tí sí náà ẹn tó lè mébí ijọ́ mẹ́ta mara ń bẹnu wọn ohun sí lè mẹ́rẹ̀ bí ìṣẹ́jú mara ẹn tí mẹ́rin márùn pọ̀ kò lè mébí ìṣẹ́jú márùn nínú bàtí bí àbáṣe lágbára tó lórí rẹ̀ kí ni máa ṣe o yóò máa sọ pé ọ̀kànṣẹ̀rọ̀lọ́n ká má fẹ̀yìn náà lójújú bá lọ ti kú fúrò náà ẹlẹ́ẹ̀kìjà lè kọtílù ẹjá lọ mú ọya gba ìbọn ọya fọ́ọ̀rẹ́ rẹ̀ lórí ó ní àkílẹ̀ ah, fẹ́ gbàmbẹ̀ in tó kàn wá tí ó fi yọ sí ọ̀nà àwà àdáwọ̀ sí pípọ̀ ma lọ èèwọ̀ ni ẹnìkan pa ẹgbẹ́ rẹ̀ lóòsìlámù yìí nítorí wọ́n mọ́ ah, ah, bá pa òhun mọ́ Egbejade jáde wípé mọ́njà Aliju ẹni tí ebi bá ebi wa ń pò mọ́lẹ̀ ebi ń pò mọ́lẹ̀ wà hálì yajuzu lahu an yaqtula insanan fayakuluhu ṣẹ́sìn wa faramá ọwá rẹ̀lùmí ti lọ ọwá gọfúntọ̀ ọwá ọwá ń sọrún jẹ kọ́wọ̀ má bàrà kú sọ́wà ní ẹ̀sìn wọ́bẹ́ bó ṣe lè jẹ́fẹ́ ní ẹbí ń pa tínkà kí tínkà kí tínkà kí ohun bẹ́bí ṣe ní ọ̀tọ̀ tó bá jẹ́ èèyàn lè rí tí è sí ìṣe èèyàn tó ti kúlẹ̀ ọ̀tọ̀ tó ní ọ̀rọ̀ lórí eléyìn lẹ́yìn ẹgbẹ́ kọ gbọ́dọ̀ fẹ̀mí ẹni yẹn díẹ̀ ní rẹ̀ ẹ́ sì wá sọ pé kò sí bẹ́ẹ̀ ní ilé kàmùlọ máa tó tó sọ ọ̀yá ọ̀bẹ̀rẹ̀ ọ̀yá dúlágbájá ọ̀bẹ̀rẹ̀ torí lẹ́yìn ìwọ̀láyà dùkan ohun lọ́lọ́m fẹ́ dánwò kì sáàrùn ìyẹ̀fẹ̀ ní kọpa ọwà kòkòdó dédé ẹlẹ́ẹ̀kẹta azìdínà ẹn tí ó kù ṣẹ̀yí dí tí ẹ sọ fún pé ọ̀yá Ma bá kọ̀ bí rẹ̀ lóbin sùn iyadan billah kúrò rẹ̀ àwọn ọkọ̀ ni àwọn síkẹ́ ohun pùlẹ̀ nílò jù tọ́rọ bá lóhun olùlọ àwọn àsìkò yìí in tí ó lè mú àmásìkò kagbọ̀nyé sáàfin sẹ́sìn wà nígbàtà rọwọ́rẹ́ láyé Jama in tí è gan in lọ̀pọ̀lọpọ̀ fi ń fẹ́sẹ̀ ilẹ̀ tọ́ jẹ́ ayọ̀ lásán ẹnìkan jọ ìzọbádìna ti pò yí bí bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin ẹn ọ̀sánú ẹn mo ti ni o wà ewu mo ti mọ́tún títí padà ṣe wọ́n tó ti lọ ọ̀sá títí padà kẹ́ẹ̀ṣì tọ́jú mi lọ́tẹ̀ ní o kí lábẹ́ sí akútọ́jú rẹ̀ kọ́dà ẹgbẹ̀rún márùn-ún tó kó fún ní jímọ̀ àtọ́lọ́ lẹ́tíwọ̀n sọ àjọ kí gbà <laughs> tó tó lọ ẹni kí lábẹ́ sí kò sí ìjánu kò sí ìjánu kò sí ìjánu ṣẹ́sìn ọlọ́mọ ni yọ́ mọ̀ fi ṣe bá jẹmọ́ àwọn kan ọba yí jíyà lọ́rùn tẹ́yìn òfin ní jíyà gbogbo àwọn tí wọ́n lọ́jú ayé pọ̀ ìkẹ́sìn ọlọ́ọ̀bà yáwọn èèyàn wọ́n bá yí jẹ ìyà tí lálìkẹ̀ àmá ẹ̀yìn lẹ́jọrọ wọn bí ibn lẹ́yìn wájú ọ̀há jẹmọ́ èèyàn fẹ́ pàmí wọ́n tún wọ́n sọ fún mi wípé tí ń bá ti nǹkan bá ìbọ́lọ́ ń lò tí ń bá jàsádẹ̀wò ọ̀rẹ́ o ọmọ ìyá kan ń bèèrè bèèrè bí ìjẹ ẹ̀dógún ọ̀kẹ̀rẹ̀lógún sísìn lórí rédíò pé ọ̀rọ̀ gbèsè tẹ́ ìṣọ pẹ̀lú òkú ẹ̀rù ń bá wọn kí a lẹ́rù ó ní wọ́n kìdnápù dáadé wọn lọ́wọ́ tẹ́nìkan kó sí àlọ́ but àwọn ti kó fẹ́lòmí tó sì dá wọn lójú ẹlòmí ó ti náà táwọn bá ń dúó de ti ẹ̀ pé ń bọ̀ bá sán gbẹ́kọ̀ kú sí ọmọ lọ́dẹ̀ àwọn máa sí ìkẹ́kọ̀ọ́ ní máa ṣe lọ́dẹ̀ àwọn báhùn nínú sáré jama'a àmbíọba dẹ́dà ń gbọ́dà ní kan sí rẹ̀ ká lè gbogbo wa tí wọ́n èèna kọlọ̀ngọ́ sọ wípé gbogbo wa ọyá gbogbo ẹ̀yin ní ibẹ̀ ṣe jókòó torí pé mo fẹ́ kẹ́ wà Jánnà ẹ wo prósẹ́sì ti tún bẹ wájú wa kápọ́ ti dájú báyìí ikú àmọ́rù ratari mẹ́ sàárè àmọ́ bó ṣe rí gbangba alìkìámà tó ń kàrùkọ́ ọmọ ọ̀sọ̀kú tó gba alìkìámà bẹ́sẹ̀ rẹ̀ bá kọ́lọ̀n wá dájọ́ dákọ̀ wálọ̀ ìlànà kọ́dàkọ̀ jẹ́ pé náà rọ̀mí ọjà sí òun kálukú ọmọ ẹ̀rí tó wà sí àjẹ́mí sí jìnà náà ó jìnà ṣe ń kẹfà àtàgbọ́ì àní wọ́n mọ́ra jẹ́ náà ẹgbogbo tó ju ọkàn fúnkọ́ dájú ní o ká tó wá pé sọ dájú pẹ̀lú sẹ́tí mẹ́lọ́wọ́ wa ẹ̀rí látọ̀dọ̀ ọba dẹ́dà wípé ṣó ti kú ọ̀láyé inú kẹlọ́gbọ̀n fine ọ̀nà tàà gbàdé bẹ́ onáàrí bákanáà wọ́n ní kèèṣe mú kúrọ́wù kèèṣe ní ọjẹ́ ń pa ma ń zádà alàmà tó lìbà mẹ́ni wà látàrí rí ẹn tí a ń sọ wípé ọya tọ́wà bóbìnrin sí ìsìnà ọya súnmọ́bìnrin tí èṣẹ́ rẹ̀ tọ́ àwọn mímọ̀ ní tí bá ń ṣe ju tí ń ran lọ́nkọ́ lòtítútòkòtò ah. irú ọ̀ràn tó ń tọ́ bá dáyọ́ ọ̀tàn tẹ̀tún wẹ́sìn wa lójú bẹ́ tí ó bá ṣe tó bẹ́ nǹkan ọ̀rọ̀ tó mẹ́ lórí ẹ̀rẹ̀tọ́ ṣùgbọ́n bí táwà ń bọ̀ ta clear o náà ni wípé gbogbo ẹn tí a bá pa nítorí dúkìá rẹ̀ ọláròyè nú o ẹn tí a bá pa àwọn ará rẹ̀ ó ní àròyè nú o ẹn tí wọ́n bá pa nítorí ẹ̀sìn rẹ̀ ó ní àròyé nú o ẹn tí wọ́n bá pa nítorí ẹ̀jẹ̀ rẹ̀ ó ní àròyé nú o àròyé yìí ni àgbọ̀yé ìsìláàmù tá gbé lọ tó jẹ́ pé ìgbàtà arúgbúráyé in láti gbọ́yé tí ó wà lárún kálukú wa ṣùgbọ́n wà máa bẹ̀rọ̀ mọ́ fi dánwà wò dákùsànú wa ẹwọ́n tí ó ń kú ní ìsìn gbogbo ẹ ń bẹ̀rù Ọlọ́run ó ní nǹkan kan máa wà sẹ́mi rẹ̀ pé ìwọ̀bọ́m̀bẹ̀ kódà láì tí ìmẹ́bí tó ń tọ̀ òun lọ àkà sí pé ìrọ̀rùn kẹ́ ti dé fún wọn pé Tinubu yọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó wọn ní gbà fún ẹ̀yọ́ padà wọlé kọ̀tọ̀kọ́ jẹ́ mẹ́rẹ̀ kò sì tí ẹ̀mẹ́ ma

tí è tí ìpẹ̀ ìfẹ́ sọ yẹ́rí àwọn nínú àná ọlọ́nà ni wọ́n rọ́bí káàkì àdá ìbá ogbó ẹ̀ ah, látòjú wíńdò wọ́n na wọ́n mú sẹ́ẹ̀tì kan wọ́n tó mú kejì wọ́n bá tún wọlé náà bí ẹ̀sì wọlé wọ́n bá fà ti ẹ̀hàn rún ẹlẹ́ àyànná fílà jí àfà pẹ̀lú pẹ̀lú sí àdá ah, ah. ààrẹ yìnyàn mẹ́fílà yìí ń sàdúrà lóògùn ìwọ wá ń sùn ò ní ẹwà ń fi àjẹ́ ẹlẹ́à fóònù ti ẹ̀dà wọ́n fẹ́lẹ́ àn fóònù ti ẹ̀bà tàbádà onítàbá ni torí ẹlẹ́à gbà fóònù rẹ̀ padà ẹlẹ́à ìwọ ènìyàn lè dojúkọ tádù èèyàn fi lè gbà ọya bá níbẹ̀ náà

gbogbo àti ẹgbẹ̀ ẹn bí wà nígbàtẹ́ ọmọ ìdáyé gbogbo ẹ̀dá báyìí ọ̀gá ṣe gbogbo ayé ní pẹ̀rẹ̀ léyá ìgbà ẹn gbogbo ẹ̀tí àwọn burúkú ní ṣe ìgbà tí ń ra màálù ní èépín ní gbogbo kẹkẹ tẹ́ ìsọ iná gbogbo ayé kí ń rà gbogbo ayé òǹkàlùkù ni ò ní panumá lórí máa sọ fọ́lọ́n pé dákun jọ yọmí sàánú mi yọmí ọlọ́njọ́ àwọn kú ànàbí lélẹ̀ báyìí ọba dáadáa kun gbogbo ìgbà tá bá kú láyé méjì àfi ìnira lọ tá bá tún wá ń pàdé rẹ̀ náà ìrọ̀rùn ni ojú ọjẹ́ fún wa gbogbo àwọn tí wọ́n gbéṣẹ́ ẹbí lọ bá ní fọ́ọ̀tún alẹ́mì ni ọ wà kúlẹ̀ ní ọlọ́run kìí ṣe pọ̀ rọrùn fún kálukú náà kìí ṣe pọ̀ òpin náà ni ká ti bọ́ sọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́ndàkùn méjì sóòrí amóo wọ́n rà ní kàsí rẹ̀ gbogbo ẹn tó gbéṣẹ́ ẹ̀dì lọ bá ní pọ̀tún alẹ́mì gbogbo ẹn tí ó ṣe mẹ́jì ò lè jọ ìhun mẹ́jàrú ni àwa náà lùwà fún ìyọnú rẹ̀ mọ́lùwà fún ìbínú rẹ̀ o gbogbo ẹn tó páyà dé mẹ́sàrásí lẹ́nì mọ́sà sọ́dí fọkàn balẹ̀ الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأمجده وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا هذا خير كبير من الرحمن أن على هذه الأمة أسباب الشهادة فمن نال الشهادة فإنه يكون مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقه وأخبر صلى الله عليه وسلم أن الشهداء سوى القتال في سبيل الله كثيرون وبدأ يذكرهم شيئا فشيئا وقد ذكرنا بعضهم فاليوم نبدأ من حديث أبي رضي الله تعالى عنه أن المقتول دون ماله شهيد ولكن عندنا حديث جامع لأ هذا ولغيره من علواء من قتل دون ماله قال رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخرج الإمام مسلم صحيح من حديث أبي هريرة رضي الله أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن جاءني رجل يريد أخذ مالي قال صلى الله عليه وسلم فلا تطيع فقال يا رسول الله أفرأيت إن قاتلني فقال فقاتله فقال أفرأيت إن قتلني قال فأنت في الجنة فقال أفرأيت إن قتلت قال فأنت فإنه في النار وأما الحديث الثاني هو حديث سعيد بن زيد رضي الله تعالى رضاه بل وجامع لعادل العنواء قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون ماله فهو شهيد ومن قتل دون عمله فهو شهيد وهكذا ذكر الرسول صلى الله عليه وسلم أنواع الشهداء ممن قتل دفاعا عن أنفسهم دفاعا عن أموالهم دفاعا عن دمائهم دفاعا عن أهليهم فقد بارك بارك لهم رسول الله صلى الله عليه وسلم ثم ضمن لهم دخول الجنة بأنهم سينالون الشهادة وهي درجة عظيمة بارك الله ولكم في وسنة والسنة الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادة الصفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لبدي واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام واعلموا أن أهل العلم بيّنوا أنواع الإكراه وقسموه قسمين الإكراه الملجئ والإكراه هو الملجئ والإكراه الملجئ هو الذي يفقد فيه المقرر إرادته وقدرته على الاختيار والثاني ضد الأول وهو الذي يهدد المكره فيه لكن ولا يصل هذا التعديد إلى إتلاف إلى درجة الإتلاف كتعديد بالحبس كتعديد بالضرب الخفيف أمة الإسلام أهل العلم قد أجمعوا على أنه لا يجوز لأحد أن يفضي نفسه بنفس غيره وكما لا يجوز لمن ضربه لجوء أن يفضي إنسانا غيره فيأكله دفاعا عن نفسه ودفعا للموت أمة الإسلام أشياء ثلاثة اخترع أهل العلم وأخرجوه من ضمن ما يعذر الإنسان فيه بالإقرار الكفر والقتل والزنا على التفصيل الذي قد مضى بلغتنا المحلية أمة الإسلام أكثر من الدعاء فإن الله سبحانه وتعالى له أن يبتلي عبده بما شاء من أنواع البلاء لذلك صاع عن رسول الله صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى إذا أحب قوما ابتلاهم وقد ابتلى الله سبحانه وتعالى عمارا بن ياسر أذب في الله أذب وأوذي حتى لما اشتد عليه العذاب صب الرسول وذكر الأتى بخير جاء رسول الله صلى الله عليه وسلم فزعا فأخبره بما حدث ثم قال صلى الله عليه وسلم كيف تجد نفسك قال اطمئن بالإيمان فقال صلى الله عليه وسلم إن عادوا فعد وهذا بلال عذب عذابا شديدا في الله لكنه كلما اشتد به العذاب كان يقول أحد أحد أحد لله أن يبتلي عبده بما أن يبتلي عبده بما شاء من أنواع البلاء ولكننا نكثر من الدعاء فنقول ربنا ارفع عنا البلاء ربنا ادفع عنا البلاء واستر عوراتنا وآمن روآتنا اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمهند في كل مكان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه لهائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أكرم الأكرمين ويا أجود الأجودين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وفلف بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلول القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank